إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم آه، إن شاء الله تعالى أتسواجن بتياباتر تكحيل العينين بشرح عقيدة الرازيين تي أفوى الشيخ بير بن عبد الله بن سليمان الجابر بتي أبا على يردي أتسواج لتبه so بتي أنكالوناني والشفاعة حق so ìṣìpẹ̀ òdodo ni o so ìṣìpẹ̀ òdodo ni so ní pé yóò ṣẹlẹ̀ so a sheikh tí wọ́n wọ́n ti sàlàyé nǹkan tó ń jẹ́ ṣàfáà so nínú èdè Lárúbáwá àti nínú ṣẹ̀ríà wọ́n ti sàlàyé rẹ̀ fún wa bákan náà wọ́n ti sàlàyé àwọn ẹ̀rí tó wá nípa ṣàfáà wọ́n ti sàlàyé rẹ̀ fún wa wọ́n ti jẹ́ kó yẹ pé àwọn ẹ̀rí mutawatir ni wọ́n so so ibi tó wọ́n sọ́lọ wọ́n wọ́n sọ́láyé mazahib àwọn èèyàn níbi shafa'a ní pé mazhab àwọn aláwọ̀kọ́ àwọn tí wọ́n kọjáàlà níbi ìfi shafa'a nílẹ̀ sọ wọ́n tán kọjáàlà níbi ìfi shafa'a nílẹ̀ sọ pé gbogbo èèyàn náà fi nílẹ̀ fún so àti gbogbo ẹni tó tọ́ sí àtẹni tí tọ́ sí so mazhab ilẹ̀ kejì làwọn tí wọ́n kọjáàlà níbi ìtakò shafa'a so àwọn tó kọjá là níbi ìtakò ṣàfáà so mazhabu ẹ̀rẹ́ kẹta wọn ni a fẹ́ bẹ̀rẹ̀ lónìí inṣáàlá wọn ni al-madhabu thalith huwa al-madhabu al-wasat fi ṣàfáà so wọn ni mazhabu tó wà níwọ̀ntúnwọ̀nsì so nípa ìsìpẹ̀ wọn ni fa innahum yuthbitunaha bi shartayn wọn ni àwọn làwọn tó sì pé wọ́n fi ṣàfáà nílẹ̀ pẹ̀lú májẹ̀mú méjì tó ní ahaduhuma aláwọ̀kọ́ idnullahi li shafi'a kọlọ̀mbà kó yọnu sí ẹni tó fẹ́ sípẹ̀ li qawlihi ta'ala nítorí gbọ́lọ̀ ọlọ́bà tọ́lọ̀mbà ni man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhni tààrẹ ni tí ó sì pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run Ọba àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ so túnmọ̀ pé istifhamu inkari lélẹ̀ so wọ́n bèèrè láti fi kí láti fi takò pé nǹkan yìí lè ṣẹlẹ̀ wọ́n ni wàtá ní ìhìmá wọ́n ni ẹlẹ́ẹ̀kejì ridahu anil mashfu'i fihi òun ni pé Ọlọ́run bá gbọ́dọ̀ yọ́nú sí ẹni tó fẹ́ ṣìpẹ̀ fún yẹn li qawlihi ta'ala nítorí gbọ́lọ́wọ́n Ọlọ́run bá tọ́lọ́wọ́n bá ní wala yashfa'una wọn ò sì ní ṣìpẹ̀ o illa liman irtada àyàfi fún ẹni tí Ọlọ́run bá bá yọ́nú sí ya'ni àyàfẹ́ tọ́lọ̀ bá yọnu sí so wọ́n ni wà jẹ́mà Allahu azza wa jalla shartain wọ́n ni ọlọ́wọ́ bá wá kó mọ́jẹ̀mú méjèèjì papọ̀ fi qawlihi ta'ala ní gbogbo ọlọ́wọ́ bá tọ́lọ̀ bá ni wà kam min malakin fi samawat mélòó nù malaika ti bẹnu sẹ́mà la tughni shafa'atuhum shay'a ìsìpẹ́ wọn ò sàǹfàní ara ọ̀ illa min àyàfi lẹ́yìn tí ọlọ́wọ́ bá bá yọnu sí ẹni tó bá wò tó bá fíyọ̀ndá fẹ́ni tó bá wò wa yarda tó sì sekin tó sì yọ́nú sí wani wallahu subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá sì rí yóò la yarda kò ní yọ́nú sí illa an ahli tawhid àyàfi àwọn tó wà lórí tawhid lọ́wọ́ bó sí ni wani ana abi hurairata ya rasulallah wọ́n ní èrè òjíṣẹ́ wọ́n sọ pé èrè òjíṣẹ́ náà man as'adu an-nasi bi shafa'atika yawm al-qiyamah tàlẹni tí ó jèrè ìsìpẹ̀ rẹ̀ jù lọ́jọ́ gbẹ́ndẹ̀ qala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ní pé ẹnìkan ò ní bí mi nípa ọ̀rọ̀ yóò ahadun awwala minka so tí ó kọ́kọ́ bí mi nípa ọ̀rọ̀ yóò síwájú rẹ̀ lima ra'aytu min hirsika ala al-hadith nítorí bí mo ṣe rí pé o ní zil o ní gbìyànjú lórí hadith lórí ìmà wọ́n ní sẹ́wọ̀n kẹbáyìn ṣùgbàmí náà wà tó ṣe pé bóyá àwọn mashayikh ń sọ pé ah ẹni ló súnmọ́ tí ó bí mi láwọn nǹkan báyìí so lórí náà ni ma ń bèèrè ló ní gbìyànjú sọ́lọ́mà so lójú kòkòrò sí màgá èyàn gbọ́dọ̀ lójú kòkòrò sí ìwámà so kéèyàn wá ya àkílùkọ rẹ̀ olùta ọrẹ nígbàtí èyàn bá fẹ́ máa tààkà so nígbàtí èyàn bá ń wá ìmọ̀ èyàn gbọ́dọ̀ ya ojú kòkòrò èyàn gbọ́dọ̀ lójú kòkòrò aha ṣé eléyìí náà tún wà ok eléyìí náà mo gbọ́dọ̀ mọ̀ eléyìí náà mo gbọ́dọ̀ mọ̀ so so bí o ní bẹ́ni bó sí ma ń wá ayé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ní tọ́lì ìbọ̀nà lórí bó sí gbọ́dọ̀ wá ìmọ̀ yẹn pé kò ní tẹ́ lọ́rùn so kó tún ti há ilé ara ọ wọ́n tún ilé iná wọ́n tún ní ìkànkẹ́nà ara ó tún ha so bẹ́ẹ̀ ni tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí náà èyàn wà sí kí ni èyàn wà èyàn yà olùtọ́ọrẹ èyàn wà tánká èyàn yà olùtọ́ọrẹ wọ́n ni as'adu an-nasi bi shafa'ati yawm al-qiyamah so oni ẹni tí so oni olórin ni yazidu bi kathrati al-infaq minhu wa yanqusu in bihi kaffan shadadda so as'adu an-nasi bi shafa'ati yawm al-qiyamah so ni ẹni tí yóò jèrè ìsìnkú méjì lójọ́ man qala la illallah ẹni tó bá sọ pé la illallah khalisan min qalbihi tó sọ látẹ̀kan rẹ̀ tó pure aw nafsihi àbí látẹ̀mí rẹ̀ wọ́n fi ní wà fi hadithi sahih al-akhar wọ́n ní níbi hadithi mi náà wọ́n ní wa inni ikhtaba'tu da'wati shafa'atan li ummati ila yawm al-qiyamah orí èmi mo fi pamọ́ o mi so fún al-ummah eh, jẹ́ fàhíyà na ilatun insha Allah so pẹ̀lú ogun ọlọ́wọ́ bá pẹ̀lú yọ̀nda ọlọ́wọ́ bá yóò àtẹ́ni rẹ̀ yóò rí o mamata min ummati ẹni tó bá kú nínú al'umma mi o la yushriku billahi shay'a tí ó sì kíni tí ó sọ́rọ̀ gún papọ̀ mọ́lọ́wọ́ bá so ó túnmọ̀ pé ẹni tí yóò rí ṣàfáà ẹni tí ó sẹ́bọ̀ ni wọ́n ni fàbánà bí hadha takrir wọ́n wá kílẹ̀ pẹ̀lú àwọn ìfi rinlẹ̀ yìí wọ́n ni bí dhamimati al-hadithain pẹ̀lú nǹkan tí àwọn hadithi méjèèjì pẹ̀lú àwọn nǹkan tó kó sínú wọ́n ni ila al-ayati qablaha àti àwọn ayati tó wá síwájú rẹ̀ náà ma qaddamnahu so in ta ti sọ síwájú wọ́n ni wa naziduha huna idahan a tún sàlàyé rẹ̀ tí ó tún fi yé dáadáa sí fanaqul a wà sọ pé innal mala'ikata kirama àwọn mala'ika alákùnlé o inda Allah so lọ́dọ̀ Ọlọ́run bá ọ azza wa jal ma'a uluwi makanatihim bí ipò wọn ṣe ga tó lọ́dọ̀ Ọlọ́run bá ipò àwọn màláíkà ga lọ́dọ̀ Ọlọ́run bá gẹ la yamlikuna shafa'a àwọn màláíkà gangan fún àwọn wá sí kí ni wọ́n lágbára shafa'a illa bi hadhaini sharatayn àyàfi pẹ̀lú májẹ̀mú méjì so Ọlọ́run bá ṣe àwọn ọba yìí so tí ma ń fò window wọn àbí tí ma ń dọ́gbọ́n wọ ọ̀dọ̀ wọn so ara tí wà padà wá so wà ridọ́hu kadhalika 'anil mashfu'i fi bákan náà ni tán fẹ́ sípẹ̀ fún Ọlọ́run bá gbọdọ̀ yọnú sí wọ́n ni wa hum ahlu tawhid wọ́n ni àwọn ni yálà ẹni yìí níbi ìjọsìn ni o aw mushrikatan fi rububiyyati wal ibada abon sebo ni bi rububiyya Ọlọ́run Ọba àti ọjọ́sìn papọ̀ wọ́n ní fa hadha al madhhab wọ́n ní rarujo ni le huwa alladhi yus'ifuhu ad-dalil wa yusniduhu òun ni ẹ̀rí ńlá lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ó farati wa ma a'zamu madhhaban yastanidu ala ad-dalil min kitabin wa sunnah wa ijma' bẹ́ẹ̀ ni ó madhhab tó bá fi fẹ̀rí ƙor'án àti sunna àti ijima' ó sọ pé mazhabu yẹn mazhabu tó gani so wa ma a'zam ni so kíni i'rabu a'zam bẹ́ẹ̀ Abu Bilal wa ma a'zam mazhaban نعم ẹ̀ṣọ́ kí ni ìrọ́bù rẹ̀ abu abu abdullahi alaikum assalamu rahmatullah ẹ̀ṣọ́ abu tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kí lẹ́ pé ẹ kí kí wá ni ìrọ́bù rẹ̀ so فعل ماضي للتعجب جمع جساني ما أعظم مذهبا سو اكل آه، قري فاعل هو ضمير مستتر وجوبا سو مذهب سو نعم، مفعول به سو ما أفعل زيدا سو وما أعظم مذهبا يستند على الدليل وني آه ọgbọ́ wa ni madhab tó wá tó ń gbára ti ẹ̀rí min kitabin wa sunnati wa ijima' nínú Qur'an àti sunna àti ijima' so madhab yíò ló sì gini ohun tóbi jù wani wa haulahi hum ahlus sunnati wal jama'a àwọn ilé yóò sí àwọn ni ahlus sunna wal jama'a wani wal jumlatu thaniya wani wal lẹ́kẹjì fi ikhraji ahli al-kaba'ir min al-muwahhidin àti parí ọ̀rọ̀ shafa'a bayan turkota babu bi matnu aqida Raziya'i wọ́n ní wa shafa'atu haqqun ìyẹn ọ̀tọ̀ wa anna nasan ní pé àwọn èèyàn kan o min ahli tawhid nínú àwọn ahli tawhid yakhrujuna minan nar wọ́n jáde nínú na bi shafa'a wọ́n jáde nínú na haqqun ṣekú bí nígbàtí wọ́n sọ shafa'a àti jáde àwọn èèyàn nuna so méjèèjì wọ́n فالجملة الثانية والجملة الثانية وني بلو إليكيج وني في إخراج أهل الكبائر وني بلو بي يو أون إليسي بانكوغي من الواحدين so nínú àwọn tí wọ́n jẹ́ mú jẹ́ olùmọ́láwọn balẹ́kọ̀ iya ọ̀kan sọ́sọ́ wa alaikumus salam àmìtìlá wọ́n ni Ah. so wọ́n ni ìdàkọlù ba'di ọ̀sọ́tí muwahidina fi an-nar wọ́n ni ìtí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olùmọ́lọ̀ ọbalẹ̀ ọkọ̀ soso ìtí wọ́n bọ́ná thumma ikhrajuhum lẹ́yìn náà ìyọ́yọ́ wọ́n jáde minha ní pé àwọn tó mọ́lọ́wọ́ bá yẹ ọkọ̀ soso thalathatu aqsam ìpín mẹ́ta wọn pèsè wọn ni al-qismu al-awwal ìpín aláwọ̀kọ́ man yadkhulu al-jannata bila hisab ẹni tí ó wọ aljanna láì sísìrò so ẹni tí ó wọ aljanna láì sísìrò wani wa minhum as-sab'una alifan wani àwọn náà ni àwọn 70,000 al tó ń fi hadithi ardi al níbi hadithi pé bí wọ́n ṣe present àwọn al المروية عن ابن عباس تنبع على طلب ابن عباس ونفى فيه وننور إلى هذه أمتك ونعوى الأمة لن يدخلون الجنة من هؤلاء يوانا الجنة لنعوين يو سبعون ألفا نبعوان سمتي تاوزن سبعون ألفا بغير حساب لا يسكن لا يسيرو wọ́n ni ìpín aláwọ̀kọ́ nínú àwọn ọ̀rẹ́bùsàn nínú àwọn olùmọ́lọ́wọ̀n bá lẹ́ọ̀kan sọ́sọ́ so wọ́n ni alqismu thani ẹni ẹlẹ́ẹ̀kejì ìpín ẹlẹ́ẹ̀kejì man tu'radu alayhi a'maluhu 'ardan ẹni tó sì pé òun yóò sì sírọ̀ wọ́n present àwọn àwọn iṣẹ́ rẹ̀ sí wa yuqarraru biha wọ́n sì jẹ́ kó testify pé só sí ń tòótọ́ sí ò sí thumma yaghfirullahu lahu lẹ́yìn náà lọ́wọ́ bó wà foríjì so kama fi hadithi najwa gẹ́bọ́ sí wà níbi hadithi النجوى عن ابن عمر رضي الله عنهما ففيه وني يقول الله وني يبيره النجوى نبي conversation لا نيرون باتي يروري كيو سيلة لجوى قندي so وني يقول الله عز وجل الله أبو صفي أتعرف ذنب كذا سو مسي وني أتعرف ذنب كذا سو مسي يقول نعم أي ربي وسيبين ينقر لجوى سو يوني بيني مما حتى إذا قرره بذنوبه so títí tí Ọlọ́run bó fi jẹ́ pé ó jẹ́rìí sáwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ warawa fi nafsihi yóò wá rí àyíwà máa ríra rẹ̀ annahu halak ní pé òun ó panu ní lórí yóò torí Ọlọ́run bá ti lóhun sílé òun sílé wọn ni qala satartuha alayka fi dunya Ọlọ́run so fàyọ́ntọ́ kìtàbà hasanati wọ́n fún ní àwọn rẹ́kọ̀dì dáadáa so ó fi hàn kí ẹ̀bá ń ṣe lọ́wọ́ bá ń kọ̀rọ̀ kò túnmọ̀ fún nǹkan tó ń ṣe ó dá o so èyàn búdá gbìyànjú láti já kódà òun gan ló worst jù so nínú àwọn relationship tẹ́yàn ní pẹ̀lú ọlọ́wọ́ bá so náà ni pé èyàn mọ̀ sí lọ́wọ́ bá ń kọ̀rọ̀ ó wà dí gbangba so ma wá sí bí ẹni ọlọ́run so kò súnmọ̀ pé kò wá túnmọ̀ pé tí ìyàmbá tún wá dé gbangba náà kò mọ́ wá sí bí ẹni èso so ní pé à tèmi tí ń ṣe lọ́n ní kọlọ̀ sí bẹ́ẹ̀ náà lè ní a mọ́ ṣe ká mọ́ ṣe ríyà ká mọ́ ṣe gbogbo ẹ̀ ẹ wò kílòkọ rẹ̀ ìtẹ́lómí lọ́jíkì ẹlòmí kan ó kàn fẹ́ ya pé òun gbọ́n náà ni ẹ wò ọlọ́run mẹ́rin tí ń ṣe amẹ́yẹ lómí tí gbangba ni wọ́n ti ń ṣe tiẹ̀ so gbangba ni wọ́n ti ẹ̀sẹ̀ bí kọ̀rọ̀ lóun ti ń ṣe tí ẹ̀ so túnmọ̀ pé ẹ̀ méjì nǹkan kan ní but kọ̀rọ̀ lóun ti ń ṣe tí ẹ̀ gbangba ni wọ́n ti ń ṣe ẹ̀ amẹ́yẹ lómi tó yẹ pé ń ṣe dáadáa ní gbangba ọlọ́run ló máa ti ń ń kọ̀rọ̀ oye so but kọ̀rọ̀ lóun ti ń ṣe tí ẹ̀ gbangba ni wọ́n but akílòkọ rẹ̀ tí ń bá èyàn but síbẹ̀síbẹ̀ náà kódà gbogbo pé ànímọ́ wà lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ah sáà ní wọ́n sàn kankan àwọn kan tí mo ti ṣe so má sọ kankan fún mi so kò ní ìdí má sọ kankan nígbà ah, ah, ọmọ ya dákun jẹ́ rí mo fẹ́ sọ àwọn kankan fún yín so ah mo ti gbá àwọn ìgbésí ayé kan sẹ́yìn ọgbẹ̀rún ah, fẹ́ sọ fún yín lónìí gbogbo àwọn ẹsẹ̀ tóhun ti dán gbogbo ẹ̀ gbogbo ìtẹ́fẹ́ gbọ́ àti ìtẹ́fẹ́ gbọ́ lóhun sọ fún mọ́sọ̀ kankan oye so kó wà láàrin ìrìn àtọ́lọ́wọ́ ọba oye so kó wà láàrin rẹ àtọ́lọ́wọ́ ọba so ma wá tọrọ àforíjì sì wá gbìyànjú láti túnra rẹ̀ sí so mílò mílò ẹsẹ̀ tó sì sí pé kírókọ rẹ̀ ẹni tó ẹni tí ń ṣe ń kọ̀rọ̀ kò sọ jáde ọlọ́wọ́ bá sì padà rán lọ́wọ́ láti fílẹ̀ ní kọ̀rọ̀ yẹn so mílò mílò rẹ̀ so àánú ọlọ́wọ́ bá pọ̀ gan wọ́n ní bàbá ní so alkismu thali ìpín ẹlẹ́ẹ̀kẹta man sha Allahu an yu'adhibahu ẹni tó bá wọ́lọ́ ọba láti fìyà jẹ so a liqa'i kaba'ir aw kabiratin laqiya Allaha alayha torí pé ó pàdé Ọlọ́run ọba lórí ẹ̀ṣẹ̀ gbáǹkọ̀gbì dúnà tauba kò wá túbá so kò túbá so ó pàdé Ọlọ́run ọba lórí àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ̀gbì so wọ́n ni

Ọlọ́run bá ní òun ò ní forí jẹ ni tó bá ṣorogún pẹ̀lú rẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha yóò sì forí jì in tí ó bá tó bẹ́ yóò forí jì ìfẹ́ni tó bá wù wọ́n ni wa la'alla hadha man yunaqish wọ́n ni ẹni yìí ni ẹni tó ṣe pé wọ́n bá ṣe munaqasha so athna al-hisab nígbàtí wọ́n bá ń ṣe ìṣirò fún wal-'ard àti nígbàtí ó bá present ara rẹ̀ sọ́lọ́wọ́ ọba liqawlihi sallallahu alaihi wasallam nítorí gbólóhùn annabi sallallahu alaihi wasallam tánàbí ni manukisha al-hisab ẹni tán bá bá fi bá dìbẹ̀tì so wọ́n bá wọ́n bá kíyàn fà nǹkan pẹ̀lú pẹ̀lú ṣídà ní pẹ̀ ní mọ́gbàdérò pẹ̀lú nìkọ́ṣin bí pé wọ́n ó yàtọ̀ so sọntímínárì so gbogbo ẹ̀ náà èyí ṣe pẹ̀lú àwọn anuwo ẹni anuwo ọba pè lárùdù dialogue so kírókọ rẹ̀ so àárùdù pé sọ́n tó orí kí mìíràn ká àbí ká àwọn ǹkan tó sọ ká present yourself so ìyẹn nìyẹn so but múná kọ́ṣà o ní pé kí wọ́n bá yàn pó lórí àwọn ǹkan tó yàn sí alábi ni ma nú kí sàlẹ̀ ìsà ẹni tó bá yí pé ìṣirò rẹ̀ ọba ṣe múná kọ́ṣà ni halak ó ti parun so nínú rẹ̀ ayà mi udhib wọ́n fi yà jẹ́ nítorí náà bí sọ ni so wọ́n ni hadhihi aqsamul muwahhidin wọ́n ni eléyìí ni ìran àwọn àwọn olùmọ́lọ́wọ́ balẹ̀ kan so min haythu min haythu an-najah min an-nar níbi bí wọ́n ṣe là ni wà dukhul al-janna àti àti bí ṣe jìyànú àfáànà Allahu wa iyyakum minha kọlọ̀bá kó láwá àtẹ̀yìn nínú rẹ̀ wọ́n ni wa amma qawlu shaykhayn wọ́n ni ẹ̀rí àwọn ọ̀rọ̀ àwọn shaykhayn ọ̀rọ̀ àwọn afá méjì wọ́n ni yakhrujuna minan nar ní pé yóò jáde kónú náà bí shafa'a ní pé pẹ̀lú sí pẹ̀ haqqun wọ́n ni àwọn ẹ̀rí pé àwọn èèyàn yóò jáde nínú náà pẹ̀lú shafa'a wọ́n ni ó pọ̀ gan wa minha nínú rẹ̀ ma akhrajahu ahmad wa muslim wani tí imam ahmad àti imam muslim gbà wá an abi sa'idin al-khudri níbi hadithi abi sa'idin al-khudri radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam qala anabi sọ pé amma ahlun nari ẹ̀rí àwọn ará náà alladhina hum ahluha àwọn tó sì pé àwọn ganganá níná fa innahum la yamutuna fiha wa la yahyawun wọn ò kúnbẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ní wàlákínà náàsùn wàlákín náàsùn ṣùgbọ́n àwọn èèyàn kan wà ọ́ asabatuhumun naru bi dhunubihim iná bá wọn látara iṣẹ́ wọn ni aw qala bi khotoyahum àbí látara wọn àṣìṣe wọn fa amatahum imata sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò fìyà wọ́n ni wa bi hadha yabtulu madhhabu ahli takfir wọ́n ni eléyìí ni yóò tú dánù ojú ọ̀nà àwọn olùpin àwọn èèyàn ní kèfèrí min al-khawarij ní àwọn khawarij wa ghayrihim turkey isu àwọn khawarij ní kanáma sí takfir so àwọn khawarij wọ́n ni wà tuhfazu ismatul muslim al-muwahid min hadha ash-shatati wal hawa wọ́n ni ọ̀nà musulmi wọ́n protecte ẹni tí ó ẹni tó mọ́lọ̀ balẹ̀ ọ̀kan ṣoṣo níbi min hadha ash-shatati níbi àṣìṣe wal hawa àti níbi ìfẹ́ẹnú wọ́n ni wa yaziduhu wuduhan ahadithu kathira wọ́n ni yóò tún jẹ́ kó yé àwọn ahadithi tó pọ̀ gan minha nínú rẹ̀ ma akhrajahu al-Bukhari in ti al-Imam al-Bukhari gbà wá wani a ibn Mas'ud látọ̀dọ̀ ibn Mas'ud radiyallahu anhu qala ní pé kọ́lá bá kọ́yọ́ ní sí ó sọ pé qala annabi sallallahu alaihi wasallam kalima nípa annabi sọ gbólóhùn kan wa qultu ukhra emina tó wá sọ imi wani qala annabi sallallahu alaihi wasallam wani annabi sallallahu alaihi wasallam pé man in tó bá kú wa huwa yad'u min dunillahi niddan tó sì ń pè nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba so ó mú nǹkan mí lákẹ̀wé papọ̀ mọ́ Ọlọ́run Ọba dakhala an-nar yóò na wọná wa qultu ana èmi wá sọ pé man mata wa huwa yad'u lillahi niddan wa huwa la yad'u so tí ó mú ẹni kankan papọ̀ mọ́ so tí ó mú orogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba yóò wọ so ẹ̀rí ní fún mafhumu mukhalafa so ní pé ó túnmọ̀ pé àwọn sahaba gan wọ́n lo mafhumu mukhalafa pé ah sultan nabi bá fi sọ pé nǹkan báyìí ló tọ́ sí nǹkan báyìí ó túnmọ̀ pé ẹni tí ó bá sí nǹkan báyìí nǹkan báyìí ló tọ́ sí òun nìyẹn so wọ́n ni wa minha ma akhrajahu muslimun wọ́n ni nínú rẹ̀ náà ni nǹkan tí alimam muslim gbà wa min hadithi jabir bin abdullah níbi hadithi jabir bin abdullah àni nabi sallallahu alaihi man laqiya Allaha la yushriku bihi shay'an nígbà tó bá pàdé Ọlọ́run bá tí ó sorogún pẹ̀lú rẹ̀ dakhala aljanna yóò wà aljanna wa man laqiyahu yushriku bihi ẹni tó bá sì pàdé Ọlọ́run bá tún sorogún pẹ̀lú rẹ̀ dakhala an-nar yóò wọ́nà so ẹni tó bá sì man 'asha 'ala shay' ẹni tó bá sẹ̀mí lórí nǹkan mata 'alayh yóò kú lórí ẹ̀nà so a yi pé kitabu tawhidi na liyan attend liyan gbọ́ tọ́ ó ṣeéṣe kó ṣe pé classic tap-tap ilẹ̀ yẹn ó kú mẹ́ tí ó fi kú so ó lè ṣe pé bẹ̀gan lè yẹn ti kú so tó bá sì ṣe pé classic ilmu nujum so ìmọ̀ràwọ̀ asirul mafitum so òun náà lèyàn ṣe òun lèyàn lọ ń gba ṣárùhù rẹ̀ so ó ní nǹkan tí ó ṣe kí ó ní nǹkan tí so in tí ma na shay ẹni tó bá sẹ̀mí lórí mata ala yóò kúlé lórí ni ó wani conclusion ni pé annalmawahida nípa ẹni tó bá mú ọlọ́ọ̀bá lẹ́yọ kan ọ alladhi mata ala tawhid tó kú lórí tawhid torí pé kíní kan wà tó yẹ kó yé ni pé àwọn olùmọ́mọ̀ pé a ti bọ́ tawhid yìí náà but síbẹ̀síbẹ̀ náà wọ́n yìí nǹkan wọ́n yìí nǹkan wọ́n yìí nǹkan wọ́n yìí nǹkan wọ́n yìí nǹkan tó túnmọ̀ pé kìí ṣe pé torí kílòkọ rẹ̀ torí ìmá fi ah, lórí kìíní so gẹ́ẹ́sẹ̀ kó so ìgbà mìíràn tí ẹ máa ń sọ fún àmọ́ ìyàpá ìwò ìwò kírétí ẹ̀yìn wọn attend the class bye bye pé no kìíṣe pé torí pé èyàn wò pé ẹni yóò mọ̀ kankan but bó ṣe kó rí nìyẹn náà kíláàsì tàwàhídì ló yẹ kí ẹ máa attend lẹ́yẹ kí ẹ gbọ́lá fún so kìíṣe pé ara àwọn ibi tó fi ń ka fíkíù dakik so àwọn kíláàsì tó wọ́n fẹ́ máa attend tó wọn pé ara ọ̀ so ara tawhidi tó wà tẹ́ndì so ọ̀pọ̀lọpọ̀ wátà wà ń bí ọ̀pọ̀lọpọ̀ gbogbo tàn káyẹ̀ àti gbọ́ rí dáadáa láìmẹ́yẹ gbà láìmẹ́yẹ gbà láti gbọ́ rí dáadáa dáadáa so but kó tún máa jẹ́ rántí kó tún máa jálè kúnnù ládá kó máa jẹ́ rántí kó máa jẹ́ rántí so bódẹ̀ so bó ṣe rí ní kílásì àwọn olùmọ̀nìyàn so èyí tó fi ṣe pé àwọn olùmọ̀ súnà wé kùn láti máa àníṣẹ́ tawhid náà ni kéé pé wọn mọ̀pọ̀ mọ́ tawhid yẹn bó sì sí pàtàkì tó ní so bó sì sí pàtàkì tó pé àníṣẹ́ ìjòkó tawhid so bó sì ẹkó rí nìyàn torí pé bí jòkó annabi sallallahu alaihi wasallam náà ṣe rí nìyàn so ìná àwọn èèyàn létí nípa Ọlọ́run Ọba ìsọ̀rọ̀ nípa ìjẹ́ ọ̀kan Ọlọ́run Ọba subhanahu wa ta'ala in tó pọ̀jù nínú ìjẹ́ annabi so the same thing pẹ̀lú àwọn so kìí ṣe pé ẹ̀yẹn ah, dárúsù tèmi ò ti nímọ̀ nìkan ara so eré iná ìmọ̀ náà ni so ìmọ̀ tó ṣe pàtàkì so kìí pé kọ́lá ní tí bá ń báyàn jà lórí pé o wá dárúsù tawhid ẹni ò nífẹ́ yẹn kìí o nímọ̀ nípa nǹkan ara kí ni yẹn ṣe pàtàkì ní tó fẹ́ jẹ́ kó kú so ní tó fẹ́ kó bá sì máa kọ́ nìyẹn ẹwọ ẹwọ sheikh eh, Hassan Abdulwahab Al-Banna náà so wọ́n announce pé wọ́n continue class tawhid wọ́n announce láàárọ̀ bàbá sì kú ní ọ̀lẹ́ sẹ́wọ̀n kẹ́ so yẹba in tó bá sẹ̀mí lórí náà ló kù lórí wọ́n ẹgbẹ́ tó ń sẹ̀mí lórí náà ìgbà ah, wíkíù dàkíkì ni ó so dàkíkù lè wíkíù so ni wọ́n wá kí ní ara so gbogbo ẹ̀ náà ló ṣe pàtàkì but àwọn ìjòkó tawhid ìjòkó pé kódà ìjòkó pé èyàn rántí Ọlọ́run Ọba ni ìjòkó pé òkè ìjòkó tí mo fi rántí Ọlọ́run Ọba ni wọ́n ni walhasi wọ́n ni conclusion ni pé annal muwahida ni pé tó bá mọ́lọ́wọ́ bá lẹ́yọ̀kan soso alladhi mata ala tawhid so tó wá kú lórí tawhid maqtu'un lahu bil janna wọ́n ni irú ẹni báyìí ah ó ti ṣe kíni aljanna ó ti ilẹ̀ fún sí àwọn wọ́n fi ilẹ̀ fẹ́ nìkan pàtó so wọ́n fi rinlẹ̀ generally so tí wọ́n bá fi rinlẹ̀ fúnra ẹ̀ pàtó tọ́ yóò mú mọ̀ wá pé in tó ń wà lórí ẹ̀lò wọn kúlé lórí so wọ́n ní káàna fásikọ̀ minal fusaq wọ́n ní kódà kó jẹ́ fásik nínú àwọn fusaq ẹ máa wo ní táwọn afáfí máa ń kọ̀ yásàrẹ̀ lórí súnnà ni tó bá yí pé ẹn tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn muwahidin so irú ẹni bẹ́ẹ̀ ó tọ́ sí eventually bákan náà tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn onísúnnà so òun gan tún wà áúlá ọ̀yẹ́ tó yẹ fún òun gbogbo ìjọsìn tó wọ́n sí òun òfìgbà kan ṣe bídá súnà náà ní ìsẹ̀bọ̀ ẹlẹ́sẹ̀ ni so in defi mari nìyẹn pé àwọn olùmọ̀ so kìí sí tán sọ fún ẹni pé tọ́ afámawa máa sẹ̀sẹ̀ lọ tó bá ti kó ní alcohol gba pálọ̀ lọ ní ara so ara ní pé gba pọ́lá àwọn tán ma ń sẹ́kù so bí ó kíyàn gbàbẹ̀ lọ ara ní tán sọpọ́ ní pé à mọ́ wá lọ ìdókùn sí ni pé tọ̀ mọ́ lọ sẹ́ wọ́n ti fún but kò sẹ́ni tí è sẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so kò sẹ́ni tí è sí aláwọ̀bá subhanahu wa ta'ala so kódà kò sẹ́ni tó ṣe pé sẹ́kù tẹ́bí ìsọkíní kò sẹ́ni tó ṣe pé kò sẹ́sẹ̀ tí ó ma nọ́sì so tí ó ma ń banújẹ́ lórí ẹ̀ so kò túnmọ̀ pé ó tún tọ́nà o so but kò sẹ́ni tí è sí aláwọ̀bá subhanahu so ìwọ ẹni tó wá jẹ́ lẹ́sẹ̀ tó tó jẹ́ ń súnà ó bẹ́tà àwọ tó ń jọ́sìn tó jó tí wọ́n nígbà so irọ́ irọ́ lẹ́lùmí ti fi gbà wọ́n ti sọ fún wọn eh, wọ́n ti sọ fún wọn pẹ́sẹ̀ ò jámà kankan so àwọn afá wọn ti sọ fún wọn pẹ́sẹ̀ ò jámà kankan tó bá sà ti ní wọ́n tó bá ti lákìídá wọ́n ló lè máa sẹ́lọ́n ìmínú wọn ìmínú wọn <laughs> ìyìn tí ìmínú wọn ń dánwò ṣẹ́rí kìníkan wọ́n pa àwọn èèyàn kò sí tẹ́bá ok tẹ́bá lè fi ka àwọn súnnà nínú ẹsẹ̀ àbí nínú ìbàjẹ́ àyàfi kó ṣe pé kìíní yẹn ó pọ̀ nínú àwọn tí wọ́n fi ń fi ìbàjẹ́ yẹn kàn wọ́n dáadáa times 20 ju àwọn ju àwọn àwọn súnà lọ tìrúkọ́ àwọn súnà náà wọ́n ṣe màláìkà náà tẹ́lẹ̀ so àti pé oríṣiríṣi náà lẹ́yìn àwọn èèyàn so oríṣiríṣi láwọn èèyàn so àkílòkọ́ rẹ̀ eléyìí ó ṣe pàtàkì yẹn kí so tí mo wáhìd tó bá fi jẹ́lẹ́sẹ̀ tó bá fi tọ́ sí súnà tó gbẹ́ni tó bá ń ṣe súnà so o tí ẹ̀lẹ́ kọ́kọ́ ààlẹ́ tí ẹ̀kọ́kọ́ gbọ́ ọlọ́run súnà náà tó bá jìnà sí tawhid so whereas mistake tẹ́lómi tó máa ṣe ni ó ti rò pé tawhid nìkan náà ni èyí táwọn èèyàn sí láyé lónìí pé ọlápọ̀ wọ́n ti rò pàwọn mójútó tawhid nìkan òun náà fi jẹun súnà so ẹ mọ̀ pé láwùjọ wa ìgbà kan wà tó pé ìdá fún ma súnà nìyẹn so àwọn tó mójútó tawhid so but in tó wà ń bẹ̀ ni pé ó tẹ́ àti ẹ̀rẹ́ kàyànkún súnà gan tó bá ti mójú tó tàwhídì gan náà tẹ́lẹ̀ so ojú ọ̀nà wo ló fẹ́ gbà wọ súnà láti bíbẹ̀ wọn so àkílẹ̀kọ́ rẹ̀ so tí ẹni tó bá fi jẹ́ muwahid tó bá fi jẹ́ pé ó lẹ́tọ̀ sí tó sì jẹ́ lẹ́sẹ̀ then so ìtawà fà súnà ma ń sọ ni ẹ̀rẹ́ lè inú ọ̀rọ̀ Ibn Taymiyyah gan ẹ̀rẹ́ lè so ẹ̀rẹ́ lè inú ọ̀rọ̀ Ibn al Uthaymin so àwọn muhakkikun ẹ̀rì inú ọ̀rọ̀ wọn so wa in kana fasiqan min al-fusaq wọ́n lẹ́yìn tó mọ́lọ̀ balẹ̀ ọ̀kan ìkódà ó bá jẹ́ fásik tó bá jẹ́ pòkí nínú àwọn pòkí so huwa maqtu'un lahu bil janna irú ẹni bá yà aljanna rí rẹ̀ fún so kìí ṣe fún individual generally ni o a mọ̀ bóyá ẹsẹ̀ ń bóyá ṣe tọ́nà ó padà wọ́ lọ sí ẹbọ bó ìṣe sí rí fún àwọn èèyàn mìíràn so ṣetán sí kí n ṣetán padà tíbi ẹsẹ̀ owó wọn lọ síbi ẹbọ so padà tíbi ẹsẹ̀ owó wọn lọ síbi ẹbọ àbú padà tíbi ẹsẹ̀ ẹsẹ̀ yẹn lágbára débi kí wọ́n padà fẹ̀sìn Ọlọ́run balẹ̀ so ẹlòmí padà fẹ̀sìn Ọlọ́run balẹ̀ so ọgbà kan wà tó ń jẹ́ practicing Muslim I was once a practicing Muslim eh, but afá ayé iná ni ṣẹlẹ́lòmí the fact gbó ohun jẹ́wọ̀n nǹkan tí ń ṣe yẹn lọ́wọ́ kò túnmọ̀ pé yóò yí padà ọ̀ ṣùgbọ́n yóò jẹ́wọ́ yóò jẹ́wọ́ náà nígbà yẹn ayé yìí náà ní àfáà àwọn sọ́wọ́n sí practicing muslim ìgbà kan wà ó láwọn olóòwò máa ń pèrún ní masalasi kí máa mú tó dé òun ó ti pèrún ta kalẹ̀ ayé náà ní àfáà ẹmọ bá bẹ̀lọ́un so àkílọ̀kọ rẹ̀ so ẹ̀ṣẹ̀ lágbára gan ṣètọ́nù ibi ẹ̀ṣẹ̀ ni ó ti wọ́yàn lọ ìwòkíyàn náà wó ẹ̀ṣẹ̀ àwọn bẹ́sẹ̀ sí máa ń pẹ́ lórí ẹ̀ṣẹ̀ bó sí máa ń bó ṣe ma ń kó báyàn sí so bó ṣe ma ń kó báyàn sí tó yí pé yóò ma fàyàn kún bí ìmánì díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ibi tó bá rí àfàdé so wọ́n ni wa naqulu kadhalik wọ́n ni a tún sọ bẹ́ẹ̀ náà pé wa yaghfiru ma duna dhalika liman yasha ní pé Ọlọ́run bá ma ń foríjìn tó bá tí ò bá tó bẹ̀ Ọlọ́run bá ma ń tó bá wò ya'ni ma duna shirk so in tí ò bá tẹ́bọ̀ so wọ́n ni Ọlọ́run bá ma dúnà ó túnmọ̀ pípọ̀ tó so dúnà ma ń túnà ma ma tahta dhalik so dúnà ma ń túnmọ̀ ó yàtọ̀ sí so orísìírísìí bẹ́ so ó sì ma ń túnmọ̀ gbà so wọ́n ni ma dúnà shirk wọ́n ni wal kufru liman yasha so fẹni tó bá wọ́n ni fadukuluhul janna wọ́n ni aljanna rẹ̀ qad yakunu qabla an tamassahu nar ó lè ṣe pé síwájú kíná tó bà ní ba'da an ghafara Allahu lahu lẹ́yìn gbàtọ́nà bá bá foríjì wa ghafara lahu sahibul haqq àti ẹni tó ní haqq òkúkọ àwọn èèyàn so ẹni tó ti jẹ́ owó àwọn èèyàn mẹ́lẹ̀ àbó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn pé àà ah, lágbàjẹ́ ọ̀ ah, kíni kíni eh, kíni kí ló mọ̀ àbí ẹ eh, bọ́dà wọn wọ́n ma yóò ma wọ jàràbí àkíní so àbótí sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ brother ní àbótí sọ̀rọ̀ ìyàwó rẹ̀ lẹ́yìn àbótí sọ̀rọ̀ ọmọ rẹ̀ lẹ́yìn so wọ́n ni in kanat alayhi huququn lin-nas tẹ́tọ́ àwọn èèyàn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ so tán bá foríjì òun foríjì ó sì dákí èèyàn foríjì àwọn èèyàn láyé so ẹ̀yẹn mọ́ orí pé ìforíjì sí máa àwọn tí Ọlọ́run bá gbé gagan ni àti ọlọ́run tọ́nà bá dánwò ẹ̀rí Imam Ahmad Imam Ahmad foríjì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n àwọn ti yáfi gbogbo yín wálátà so ẹgbẹ́ àwọn yáfi yín so bákan náà Sheikhul Islam Ibn Taymiyyah àdánwò owó lọ́wọ́ tó ń táwọn méjèèjì yìí rí ẹlòmí owó ní o owó lóhun ní foríjì lọ́dọ̀ Ọlọ́run bá sí sẹ́wọ̀n kan so kìí ṣe torí ẹ̀sìn Ọlọ́run bá kìí ṣe torí kankan owó owó tí ò ní túmọ̀ so wọ́n ní so wẹ́rà stẹ́yìn bá dẹ̀ foríjì yàn so wa man afa wa aslaha fa ajruhu ala Allah ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ba ló wà remi lo koyin sọ pé t'Ọlọ́run bá fi ní nǹkan wà lọ́dọ̀ ọ̀hún ha ẹ̀san yẹn ní agbára gan ni kò sí shak àwọn olùmọ̀ sọ pé ẹni wọ́n kò lórí pé kéèyàn foríjìyàn ẹ̀san rẹ̀ ó tóbi ju kéèyàn sí kíni kéèyàn dó pé òun ó gbẹ̀san lọ so àyàfi tó bá yẹ pé situation yẹn tó yẹ pé ah tó bá fi foríjì ẹni yìí ó tún rẹ̀ níbù rẹ̀ lórí ìbàjẹ́ ni so tẹ́lómi wà bẹ́ẹ̀ foríjì mi foríjì mi pé whereas bó yóò jalè ní aka mọ́ ike ah, bó sí bó sí ma ń seki náà ní ọmọ ìforí yọ so in tí bàkan wà nínú àwọn sálàf tó ní tó sọ pé à ah, tó ní ọjọ́ kan tó ní ká olè mọ́ ní ah, ẹ̀dàkùn ọjọ́ aláwọ̀kọ́ tó ń wó jalè ní ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹmọ́ mọ́ wọn ni àárá ìrọ̀ ni ọlọ́wọ̀n bí túnà sí èèyàn níbi ẹ̀sẹ̀ aláwọ̀kọ́ wà láìjẹ́ bá sì wó tẹ̀mẹ́tẹ̀ bá sì wó tó tọ́ ní àìmọ́yé àìmọ́yé nǹkan tí yíò máa ṣe tọ́lọ́wọ́ bó ma fojú fò fún yẹn ọjọ́ tí ó wà tí ó tójú wà dá sọ́tàmù yóò kàmọ́ yà ní aláwọ̀kọ́gbà tó ń ṣe ní kàmọ́ first bá máa ń fún yàn ní respite tí ó túbá tí ó fi kíní ilẹ̀ tí ó fi kíní ilẹ̀ tí ó bá padà fílẹ̀ tọ́ so ọlọ́run bó wà túnà sí rẹ̀ wọ́n ni wa qad yadkhulu al-jannata ba'da an yu'adhdhaba bin-nar wọ́n ni ó sì lè wà jẹ́nà lẹ́yìn gbàtán bá fi yànà jẹ́ tán famahaluhu jannati famahaluhu aljannatu fi kila al-halayn wọ́n ni bí tí so inshallah ta'ala jẹ́ kan dọ́mí báyìí so inṣáàlá tẹ̀síwájú next time so kọ́nà bá kó jẹ́ kí èyí tàà sọ́kọ́ sí wá náà fẹ́ kan sọ wá lẹ́sẹ̀ ni tí ń wá ìmọ̀ tawhid àti ìran wa lẹ́sẹ̀ parí so hada wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullah